إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون عباد الله إننا في خطبتنا اليوم سنتطرق إلى مسألة مهمة جدا ألا وهي خطورة دفن الأموات في البيوت والمساجد وحكم الصلاة في المساجد التي فيها المقابر أيها المسلمون عباد الله اعلموا أن الدين الإسلام دين حنيف وقد جاء النبي صلى الله عليه وسلم بدين حنيف صاف بدين واضح ليس فيه شائبة من شوائب الشرك وقد مكث النبي صلى الله عليه وسلم وهو بمكة يحذر ويدعو إلى التوحيد ويحذر من الشرك مكث عشر سنين لم يؤمر بأي أمر سوى هذا التوحيد إلا ما حصل في أواخر هذه العشر من الأمر بالصلوات الخمس أيها المسلمون عباد الله ومن السلك التي من السلك الذي حذر منه النبي صلى الله عليه وآله وسلم عبادة الأولياء وعبادة الصالحين واتخاذ قبورهم واتخاذ قبورهم مساجد ومعابد فالنبي صلى الله عليه وسلم ما حذر فقط من عبادة الأصنام ومن عبادة الأوثان بل حذر من كل سورة من سور الشرك بالله والعياذ بالله أيها المسلمون عباد الله لذلك قد جاء في الحديث الصحيح أن النبي صلى الله عليه وسلم لما كان على فراش الموت أنه لعن اليهود والنصارى فقال النبي صلى الله عليه وسلم لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم وصالحهم مساجد أيها المسلمون عباد الله لكي نفر وننجى من هذا اللعن يجب أن نبتعد عن الشرك بالله بكل سورة من بكل سوره ومن الناس من يقول فكيف نسنى بمن, بمن أوصى بأن يدفن في المسجد أو في البيت فنقول إن وسيته فاسدة باطلة لا تنفذ إن شاء الله فإذا قال قائل فلماذا دفن عبر رسول صلى الله عليه وسلم في المسجد فنقول له إن, النبي إن الأنبياء يدفنون في آه، المكان الذي ماتوا فيه فلذلك دفن النبي صلى الله عليه وسلم في غرفة عائشة إذ مات النبي صلى الله عليه وسلم في غرفتها فعلينا أيها المسلمون عباد الله أن نحذر عن هذه المظاهر الشركية فنسأل الله سبحانه وتعالى لنا ولكم الهداية والتوفيق لما يحبه ويرضى وأقول ما تسمعون استغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله أدقكم الله سبحانه وتعالى أترى لكم كاتي يكون النبوة محمد صلى الله عليه وآله وسلم أهم يا ونينو إسلام إسلام إليك يا في شيء تفبر وصر bára نبي خطبه lẹ́yìn níbi khutbah wa òun náà ni ẹ̀kan ó sì pọ̀ gan-an tí àwọn èèyàn máa ń kó sí àwọn èèyàn kó sí lọ́tún lọ́sí àwọn bí wọn káàkiri táwọn èèyàn ń ṣe àwọn nǹkan yìí tó ń ti wípé kí níyìn kọ́ ó takò ẹ̀sì Islam Islam ò sì fàyè gbà ẹ̀yọ mọ̀ yá ẹ̀sì Islam ẹjí kálọ mọ̀ ipé ànábì sallallahu wasallam ẹ̀sì tí wọ́n al-Islam al-Islam tó dẹ̀ mú wá fún wa yìí ẹ̀sì tó mọ́ kan gani gbogbo àwòrán ẹbọ gbogbo oníran ìran ẹbọ gbogbo ojúpọ̀nà tí ó bá wù kí ẹbọ kó gbà wá ìsìláàmù ń kọ́ o ẹ̀sìn tó ṣe pé ó tako gbogbo ẹni débi kí àwọn nǹkan mí tó ṣe pé kò tí ìdé ipò ẹbọ àmá àwọn ní láti lọ kó sí ìṣẹ́bọ̀ pẹ̀lú bá àwọn àpèjúwe sí pọ̀ fún annabi sallallahu alaihi wasallam ó ní kama pè ní sayyid ó ní allahu wa sayyid annabi ní ma pè ní a sayyid ọlọ́run ní a sayyid annabi sallallahu alaihi wasallam ẹ má ní ma sha allahu wa rasul ẹ má ní tí ọlọ́run bá fẹ́ àti tí annabi bá fẹ́ ẹni pé tí ọlọ́run nìkan bá fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ annabi kì í gbà kí wọ́n máa dúó fún annabi ní bọ̀ yẹ dúó annabi ò kì í gbà kí wọ́n máa kúnlẹ̀ annabi ò kì í gbà kí wọ́n máa annabi ò kí ń kódà kama tẹríba kama tẹ̀kọ̀ọ̀rọ̀kọ̀ fún annabi sallallahu alaihi wasallam kò kí ń látara kíni látara ìjí ó yẹ̀wò yẹ pé islamu ta múwá iṣẹ́ ẹ̀sìn tó mọ́ kẹgá ni gbogbo tó bá ti fẹ́ mọ́ jọ bí pé a fẹ́ mọ́ gbé ẹ̀tọ́ ọlọ́wọ́ bá fún ọmọ èèyàn àbí fún nǹkan mí yálà fún alìjẹ̀nú ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí gbọdọ̀ jìnà sí mùsùlùmí sì gbọdọ̀ bá wọn débẹ̀ nínú àwọn nǹkan tàwọn ìtàwọn èèyàn sí láwùjọ wa léyìí tí ó bá ẹ̀sì islamu mú òun ni pé káwọn èèyàn máa sọ àsọtẹ́lẹ̀ tí ń bá kú tán tí ń bá kú lè ní ẹ̀sìn mi sínú ilé tí ń bá kú kódà ibi wájú báyìí ẹlòmí mọ́ṣálásí mi tẹ́ bá wọlé níbi tí ìmọ́mù ti ń kírùn báyìí ẹgbẹ́ rẹ̀ gẹ́gẹ́ báyìí sàárín bẹ̀mẹ̀ mù bá ṣàrọ̀ lẹ́gbẹ́ rẹ̀ kìí almanu ojú ikọ̀ ojú ìmọ́dẹ̀gbà ni ló jẹ́ pé islam ń kọ́ anẹ́bì sallallahu alaihi wasallam wọ́n mọ́ ń pa àwọn mùsùlùmí láṣẹ pé ẹ kó àwọn òkú yín ẹ kó wọn lọ sí ìtẹ́ ló jẹ́ pé ní àwùjọ mùsùlùmí kódà tó wáyé pé bí àwọn mùsùlùmí bí mélòó kan náwà ń bì kan nínú àwọn ààyè Madina nígbà tí wọ́n kọ́ mọ́sídù Nabawi lórí bí wọ́n ṣe kọ́ nígbà náà lọ́hùn annabi sallallahu alaihi wa alihi wa sallam wọ́n wá ṣe kí ni o nínú àbí tí wọ́n fílẹ̀ òun náà ni albakiya albakiya al-gharqad ibẹ̀ ni wọ́n ma ń kó òkú àwọn musulmi lọ ń gbà ẹni tó bá kú àwọn sahaba ibẹ̀ ni wọ́n gbé lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà ní àwọn ọmọ annabi sallallahu alaihi wa sallam ẹni òkú tó bá ìtílé kú ẹgbẹ̀ lọ síbi bẹ́ẹ̀ kí ni àwọn ìdí tí ìsìlámù fi ní àgbọ́dọ̀ sí òkú sílé àkọ́kọ́ ká tó wo ìdí tí Islam fi lágbọ́dọ̀ sí òkú sílé èyí ká kọ́kọ́ wo àwọn díẹ̀ nínú àwọn ẹ̀rí gbogbo ẹ̀rí tó bá ti rí nínú Qur'an tó ń sọ fún wa nípa ìmá sí ẹbọ pẹ̀lú Ọlọ́hun bá subhanahu wa ta'ala lọ́mọ̀ yí pé ìmúsàárè níbi àyè ìjọsìn náà ni wípé nínú àwọn nǹkan tá kó sí láwùjọ wa nínú àwọn ọ̀ràn tí wọ́n ti dá sí wa lọ́rùn láwùjọ wa oní kí wọ́n ti jẹ́ káwọn ẹ̀rọ bí i àtàn pè lẹ́bọ oní kí a máa sí Ṣàngó kí a máa sí ẹbí pé nílùú tiwa kódà àwọn èsì Ṣàngó nílùú tiwa àwọn èsì yẹn kọ́ya àìsí kíníkà kìníkà sàárè wa ń kọ́ wọ́lọ̀ ma ike gbogbo ayà tó bá ti ń rí o nípa wípé ẹ gbọ́dọ̀ sí ẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ gbọ́dọ̀ mú orogún pẹ̀lú Ọlọ́run lọ́mọ ike ìmúsáàrè láwọn ààyè ìjọsìn nínú rẹ̀ náà ló wà nínú àwọn ọ̀nà tí wọ́n jẹ́ káwọn yẹ músáàrè láyé ìjọsìn òun ni kí wọ́n mọ́ sọ láàánà lọ́hùlì yahuda wà nà sọ́rọ̀ egbé ọlọ́run ọba anábi ń sẹ́ ìpìlẹ̀yàn pé egbé ọlọ́run kó máa bá àwọn yahudi àtàwọn nà sọ́rọ̀ àwọn jews àtàwọn christians ni wọ́n pè bẹ́ẹ̀ kí ni ká tí wọ́n ṣe ittakhadhu qubura anbiyaihim masajida níbi àwọn riwayat mi ittakhadhu wọ́n mú àwọn sàárè àwọn ibi tí wọ́n ń sin àwọn kí ló ń pè àwọn ẹni eré wọn sí àtàwọn ànábì ọlọ́run wọn àwọn ànábì tán bá ti rán sí wọn tán bá ti lè kúbà yìí ń kọ́ wọ́n sọ sàárè wọn di nǹkan míì ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn tán rí lẹ́ni eré láàrin wọn bọ́n nabi tá ń tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam ṣé bẹ̀lú ẹ kí ànábì tá ń tẹ̀lé ní sallallahu alaihi wasallam àwọn náà ń sọ fún àyíké ibi dẹ̀dẹ̀ ọlọ́run kó mọ bá àwọn lágbájá àtàwọn lágbájá in tẹ́dẹ̀ ṣe ní wípé sàárẹ́ àwọn ànábì ọlọ́run àti sàárẹ́ àwọn ẹni rere wọn mú níbi tí wọ́n ti máa ń sin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ànábì tó ń sọ bákan sallallahu alaihi wasallam ala ànábì ní ẹ̀tẹ́ ti gbọ́ wa inna man kana qablakum ṣe ara wọn tí wọ́n ti wá síwájú yín nínú yahudi ni nínú àwọn nasọ́rọ̀ ni kanu yattakhiduna qubura anbiya'ihim wà salihihim masajid àwọn náà máa ń mú àwọn sàárè àwọn ànábì wọn àti sàárè àwọn ẹnire àwọn náà máa ń mú ní àyè náà máa ń mú ní masajid níbi tí wọ́n ti máa forí àwọn náà ń gbé wọn sínú mọ́sálásí fa inni anhaakum an dhalik èmi ń kọ ilé ìfún yíó àfáàmà sàlàyé wọ́n ni ànábì lo àwọn sí yàgùn náà tó pọ̀ mẹ́ inni anhaakum la tattakhidhu ànábì tún wá fi láàánú sí épè ìpẹni tó bá ṣe bẹ́ ǹkọ́ ibi dẹ̀dẹ̀ Ọlọ́run Ọba àti igbí láti ọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí o ma bẹni bẹ́ kí ni títí sallallahu wasallam tí wọ́n lọ sí habasha tí wọ́n dé ànábì wa wà lórí maradul maut nígbàtá nígbà lori maradul maut wọ́n sọ fánàbí sallallahu alaihi wasallam pé nígbàtá wọ́n fi wà ní Abyssinia ní Ethiopia àwọn rí pé nínú masajid yẹn àwọn àwòrán ńláńlá bẹ́ẹ̀ a min bẹ̀lẹ̀ ni àwòrán Ibrahim ni yasin bẹ́ẹ̀ báyìí a masalasi kan wọ́n yí àwòrán àwọn ẹni síbẹ̀ wọ́n dẹ̀ ní àwọn e, e, sàárè ìbẹ̀ nínú a masalasi yẹn yálà pé ń bẹ nínú compound masalasi ni àbí ń bẹ masalasi fúnra rẹ̀ ike sàárè ń bẹ nínú a masalasi yẹn Ànábì ìgbé ọlọ́run kó mọ bá wọn débi pé ara ní ànábì ń gbà sallallahu alaihi wasallam wọ́n fi aṣọ sínú omi wọ́n wà fún díẹ̀ wọ́n àti sánàbì lójú tó ara ànábì gbónẹ́gẹ́ níbi maradul mautu yìí almaradul ladhi mata fihi rasulullahi sallallahu alaihi wasallam ànábì wá yọ ànábì tún ní la'ana Allahu yahuda wan nasara ìgbé ọlọ́run kó mọ bá wọn yahuda àtàwọn nasara ànábì tún ẹgbẹ́ òkú lọ sí tẹ́nisẹ́ Ànábì tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ mí sallallahu alaihi wasallam Ànábì ni la taj'alu buyutakum maqabir ẹ má sọ ilé yín di ibi tẹ́ ń sin òkú sí débi pé ẹ nílé kírun bẹ̀ mọ́ ìtumẹ̀ ní pé nulé èyàn máa ń ṣe náfílà nulé tẹbá tí láàrin sàárè ilé mi ní gbogbo ilé ẹ bàbá ní òkú grandfather ní grandmother wà lẹ́yìn kùlé grandkinika wà gbogbo ilé ò ti surround pẹ̀lú sàárè èyí olè kí ìrùnú ilé yẹn ìtẹ́ nìyẹn tí olùbẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ wípé ẹni tó bá sọ wà sí ìyà ńkọ́ òkú wá sọ àsọtẹ́lẹ̀ pé tí ń bá kú ẹsẹ́ kí ni ẹsìmí sí àbí tí ń bá kú ẹsìmí bíbáì mo sì ń bọ́ masáyìl mi insha Allah bọ̀ kí ó kọ́ sí olè yìí tí bá kú ẹ̀sìn mi sí ibáyì tí bá kú ẹ̀sìn yẹn ṣe kí ma ń lò ní ìjẹ́ àsọtẹ́lẹ̀ yẹn ṣe àsọtẹ́lẹ̀ kí ẹ ma ń lò ni pé tí òkú bá sọ àsọtẹ́lẹ̀ àsọtẹ́lẹ̀ òkú kìkí ń ṣe Allah azza wa kìkí ń ṣe wáhì látọ̀dọ̀ Ọlọ́run Ọba ni àsọtẹ́lẹ̀ tí òkú bá sọ agbúdọ̀ sí rẹ̀ lórí agbùdọ̀ gbé àsọtẹ́lẹ̀ òkú yẹn a gbé sẹ́gbẹ̀ sẹ̀ríà báyìí ìjí ò takò sẹ̀ríà Islam ìjí ò takò sẹ̀ríà Islam tó bá lè takò sẹ̀ríà Islam a lè lò nítorí àsọtẹ́lẹ̀ òkú kìí ṣe wáyù látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala wájìbù kan ni wájìbù ẹlẹ́ẹ̀kejì wá ni wípé àsọtẹ́lẹ̀ òkú tẹwọ́n sọ pé àsọtẹ́lẹ̀ òkú àsọtẹ́lẹ̀ òkú yẹn ó dá àsọtẹ́lẹ̀ bóò láṣẹ wá lo àsọtẹ́lẹ̀ tòkú bóò láṣẹ wá gbé lórí àsọtẹ́lẹ̀ àníbọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam ta ló lápẹ̀lẹ́ jù ta ló lóore jù nínú òkú tó kú yìí àti nínú àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ànábì dẹ̀ ti sọ àsọtẹ́lẹ̀ kẹ́yìn mùsùlùmí ó ẹ gbọ́dọ̀ sin òkú sí inú ilé ẹsìnú ẹkùn ọlọ sí ìtẹ́ni ẹlẹ́ẹ̀kejì ni pé tí òkú bá sọ àsọtẹ́lẹ̀ pé tí ń bá kú tán o lágbájá ìwọ tó ń jà sí àsọtẹ́lẹ̀ yẹn lágbájá lágbájá tí ń bá ti lè kúlé ní o ẹ̀sìn mọ́ mi ìjọ lè tẹ̀lé àsọtẹ́lẹ̀ yẹn ìjọ tó nípa ayọ́rọ̀ òun ò lè tẹ̀lé àsọtẹ́lẹ̀ yìí bó o lè tẹ̀lé àsọtẹ́lẹ̀ yìí tó ti pé àsọtẹ́lẹ̀ kí nìdí kan sí mímọ́ ara wù ní olè tẹ̀lé múnkà báyìí ok ọ̀rọ̀ Ànábì wa ni sallallahu alaihi wasallam tí àsọtẹ́lẹ̀ òkú ti wá tako tó kù bá ní pé tí ń bá ti kú o bóyókù yóò ní billions ó ní oníbìsìbìsì nǹkan dúkìá wọ́n ní gbogbo dúkìá yóò ẹ lọ dà sódò gbogbo dúkìá yóò ẹ gbọ́dọ̀ mú ẹyọ kan bẹ́ ẹ kó lọ fáwọn ọmọ òrukàn ni ó dájú pé kò sẹ́nibọ̀dì tí ó tẹ̀lé àsọtẹ́lẹ̀ yìí a ní ọ̀rọ̀ ìgbàlàwò yóò rẹ̀ ti pé àsọtẹ́lẹ̀ ó takò sẹ̀ríà náà àṣẹ̀ríà ò gbà kí òkúkú kó wá fi àwọn ọmọ yóò kọ́ àwọn èèyàn sínú ìṣẹ́bà pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àlàyé mùtọ́ tún wà ń bẹ̀ yẹn àwọn ènìyàn tún lè sọ wọ́n lè kí ó dá àti gbogbo àlàyé tẹ́ ṣe àmọ́ a mọ́ ń gbọ́ ikẹ́ ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam náà wọ́n sin àwọn náà sínú masalasi ni ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam a gbọ́ pé wọ́n sin wọ́n kọ́dà kẹsẹ́pá gbọ́ gbàtẹ́mi lọ sí Makkah báyìí nínú masalasi ànẹ́bì mo kí wá lórí tẹ́fí ní pé à lè sí òkú sínú mọ́ṣálásí nígbà tó ti pé ànábì náà ń kọ́ tán tẹ̀lé sallallahu alaihi wasallam wọ́n sí wọ́n sínú mọ́ṣálásí ni a ní àlàyé tó wà ń bẹ̀ ní wípé àsìtí ńlá gbà ní kíyàn ní wọ́n sí ànábì sínú mọ́ṣálásí wọn ò sí ànábì sínú mọ́ṣálásí o inú yàrá Aisha radiyallahu anha ni wọ́n sí ànábì sí sallallahu alaihi wasallam kò sígbà tí wọn ò sí ànábì sínú mọ́ṣálásí ẹgbẹ̀ ìmú àbá nínú mọ́ṣálásí wọn sí ànábì síbẹ̀ in tó ṣẹlẹ̀ ló ẹkọ́ obìnrin in tó ṣẹlẹ̀ ní pé wọ́n fẹ́ mọ́ṣálásí ìgbàtí nasiru ọlọ́wọ́ba àrẹ̀tẹ̀ ọlọ́wọ́ba tó dé tó dípá ìbẹ̀rẹ̀ sí ni mọ́ wọnú ẹ̀sìn Islam tó dípé Islam bẹ̀rẹ̀ sí ni mọ́ fákà kiri ayé àwọn mùsùlùmí padà ń pọ̀ gan-an débi ké masalasi yóò gba àwọn èèyàn má wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ ibi yàrá ìyáwá Aisha dẹ̀ ẹgbẹ́ kò jìnà sí masalasi Ànábì sallallahu alaihi wasallam lórí tánà ìbá kò yàrá bá yíkọ òkùn nírìn púpọ̀ tí ó fi bọ́ sínú so àwọn èèyàn fẹ́ masalasi ìgbà tó yá ó padà di wípé necessity bí kí wọ́n fẹ́ mọ́ṣálásí òun sísẹ́ ìdìbí tí yàrá ìyàwó Aisha náà wà ìgbà iná wá fẹ́ so ìtumọ̀ ní pé wọn ò sin ànábì sí inú mọ́ṣálásí wọ́n sin ànábì sínú yàrá ìyàwó Aisha ni ìgbà tó wá fẹ́ mọ́ṣálásí ń kọ́ wọn padà wá fẹ́ wọ̀ in tó wá ṣe ní pé wọ́n wá demarcate bẹ́ẹ̀ nítorí ní ìsinmi bẹ́ẹ̀ kò náà bá wílé ni bó ṣe wà láyé ànẹ́bì kan yẹn ó kéré gẹ́ bó ṣe wà lẹ́ni ó tóbi dé pé tó bá ń rìn èyàn lè máa lo one hour tó sì máa rìn káàkiri nínú mọ́sálásí ànẹ́bì tó máa rìn lọ tó máa rìn bọ̀ nínú mọ́sálásí yẹn ibi tó fẹ̀ gẹ́dẹ́ tó ní agbá nígbà ìní mélòó náà ní eh, mọ́sálásí yẹn gbà around ilé yẹn kíbẹ̀ yẹn dáyàtọ̀ pé bí n kọ́ o ibi tí wọ́n sí ànẹ́bì sí ní kò lè sínú mọ́sálásí èyí tó ṣẹlẹ̀ ibi tí ìyẹn ni ẹ̀rùmí ti rálé ń pé ókè àti pé ìtẹ̀sàlàyé bọ̀ kí ló tó fi á sí ànẹ́bì sínú ilé ṣe bọ́ lẹ́sọ lè ṣe pé ìtẹ́lẹ̀ ẹka máa sí òkú sí kí wá ló dé tàbí sí ànẹ́bì sínú ilé wọn ò ṣe gbé ànẹ́bì náà lọ sí ìtẹ́ àlàyé tó tún wà fún ẹni wípé gbàtánàbí ikú sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àwọn sọ̀hábà oníkálùkù mú àwọn ọ̀rọ̀ wá lórí pé ìbọ̀lá sí ànẹ́bì sí wọ́n bẹ̀ nínú ọ̀sọ̀hábà wọ́n ni ẹjá lọ sí sí Philistine ká lọ sí sí àrádìbítán sí ànábì Ibrahim sí ti ṣe bàbá nígbà Muhammad sallallahu alaihi wasallam àmì ara ẹjá dá padà lọ sí Makka nígbà tó sì pọ́ mọ́ Makka níbẹ̀ ni wọ́n ti bí oníkálùkù sọ ti Abubakar ni Siddiq radiyallahu anhu bó ṣe wọlé nìyẹn wọ́n wá ní pé mo ti gbọ́ ọ̀rọ̀ ànábì sallallahu ìyapa inú yẹn in táwọn musulmi ò fẹ́ lò lé nínú yẹn ní ìsìn àwọn musulmi àti ṣe ìyapa inú tó pọ̀ gan tó yẹ ká fi ọ̀rọ̀ Ọlọ́run bá àtọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ká fi parí àwọn ìyapẹnu láàrin ara wa àwọn Yorùbá mọ́ ọ̀rọ̀ à ń sí òkú sílẹ̀ nínú ìyapẹnu tó ti tẹ̀lẹ̀ láàrin wa sallallahu wasallam ká fi hẹ́ndẹ̀ kí l'Ànábì ní a ṣe wọ́n ní a ṣe òkú sí tẹ́ni ó ti tán wọlé ó ní mo gbọ́ tí ànẹ́bí sallallahu alaihi wasallam pé ibi tí ànẹ́bí Ọlọ́run bá ti kú sí o ibẹ̀ ni wọ́n gbọ́dọ̀ sí sí

ẹlùmí ti fi sàlàyé pé ókè àtún ti gbọ́yé ó tún ti yẹ abáyẹn bọ̀ kí wá ló dé tàtù fi wá sí àbúbákìrì àti umaru sí bíbẹ̀ tó wá padà gbọ́ ikẹ́ wọ́n padà sí àbúbákìrì sẹ́gbẹ̀ ànábí wọ́n tún sí umaru sẹ́gbẹ̀ rẹ̀ bọ́lá ṣe tún ṣe yun sánẹ́bí làwọn náà ní wọn kì í ṣe ànábí àwọn afá sàlàyé pé gbà tẹ́tí lé sí ànábí sí ibẹ̀ yẹn kọ́ o ayé o ó ti tọ́kàn látara abẹ́ òun náà fi sin àbúbákì àti Umar sí ibẹ̀ àkọ́kọ́ nù ẹ̀kẹ́jì ní pé kó ma jẹ́ misdaq fún nǹkan tí ìyá Aisha radiyallahu anha tí wọ́n rí tí a náà bídẹ̀ bá wọn sàlàyé rẹ̀ òun náà ni pé wọ́n lálàyé pé àwọn rí ìràwọ̀ tó wọnú yàrá àwọn yìí àtàwọn and then also another thing tí Sheikh Ibn Baz mention wípé ó ní pé gbà tó ti pá méjèèjì ń kọ́ àwọn lọ̀rẹ́ ayò ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ ti sin ànẹ́bì síbẹ̀ yẹn ìsìn ànẹ́bì síbẹ̀ yẹn ní ó ti tọ́ka sí ẹlòmí síbẹ̀ yẹn náà nẹ́fi sin Abubakar àti Umar síbẹ̀ yẹn lóbi pé wọ́n tún sin ẹlòmí síbẹ̀ yẹn mọ́ Uthman bin Affan radiyallahu anhu wọ́n sin wọ́n sí ìtẹ́ Ali bin Abi Talib radiyallahu anhu ìtẹ́ náà ni wọ́n gbé àlàyé lórí rẹ̀ kí wá ní àwọn ìdí pàtàkì tó ní agbára kí eh, láwọn àǹfàní tó lágbára tá lè ṣe níbi àwọn kẹta ṣàlàyé síwájú nínú àǹfàní tá lè ṣe níbi àwọn kẹta ṣàlàyé yìí tí Islam fi sọ pé a gbọ́dọ̀ sin òkú sílé òun wípé ìsin òkú sí ilé àbí ìsin òkú sí mọ́sálásí ó ma nígbàtí wọ́n bá sin òkú sí mọ́sálásí tẹ gbé òkú síwájú mọ́sálásí ń bí àwọn èèyàn kí jùmọ́ wọ́n ṣe kútbà ibi òkú gan yóò máa wò òkú wòlí lágbájá ní òkú lágbájá ní èyí tàbá fi sí ọlọ́wọ́ bá nìkan ọkàwẹ̀ yóò máa yà síbi òkú yẹn náà ká òkú iná òkú iná àwọn èèyàn kírun tán wọ́n lọ mọ fọwọ́ ra òkú yẹn àwọn èèyàn kírun tán wọ́n lọ mọ àkọ́kọ́ ní nínú àbúrú débi pé èyàn ti wà níbi tí wọ́n ti ń sin òkú kan rí ilé náà ni wọ́n sin ẹni yẹsí wọ́n sin tán àwọn àfáàsí ń pẹ àwọn ọmọlókù ikẹ̀ ọmọlókù ẹwà ẹyàmọ̀ tọrọ nǹkan lọ́dọ̀ ya yín báyìí gbogbo tẹ bá ń fẹ́ ẹmọ̀ tọrọ rẹ̀ lọ́dọ̀ ya yín ọ̀dọ̀ tààlá tí ń tọrọ nǹkan ọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí ó ń gbà tó síwájẹ́ bí máa sí òkú sí ilé yìí kọ́wù àbí sínú yóò jẹ́ nǹkan tí ó padà di ìkọ́ àwọn ìlọ sí bí ẹbọ ìsìlámù takú ìmọ̀ ìṣẹ́gun kẹbẹ̀ ẹlẹ́kejì àwùjọ tàwà ó tún jẹ́ àwùjọ tó ṣe pé yí tó ti fún àbúrú jẹ́ ìlàwùjọ ti wá ní wípé ó ti láwọn àkídà oríṣiríṣi àwọn belief tán ti kó sí wa lẹ́mí nípa òkú òkú òkú akọ́kọ́ ní problem ìlàwùjọ wa náà rẹ̀dì látara kí ni látara fíìmù ti táwọn wò táwọn olómi sí ń wòdè ní àwọn Yorùbá fíìmù àwọn kìníkan fíìmù òkú dìde òkú ṣe kìníkan àwọn pẹ̀lú graphics Photoshop náà fi ń ṣe so yẹ́ ti ní problem already pẹ̀lú òkú láwùjọ wa débi pé táwọn yẹn bá rí pẹ́nìkan kú báyìí in tí wọ́n sọ́kọ̀ láwọn yẹn ni pé ẹni tó ti láwọn supernatural powers kan tí ẹni tó kú yìí ó tún ti láwọn agbára kan kò ní agbára kankan òkú tó ti kú yẹn sórí tó wọ́n lẹ́lẹ̀ jùsmanu na ń pè ara nìkan ló kù kódà ìwọ tún lágbára ju òkú yẹn lọ tó kú yìí ò lè gẹ́ ọmọ kò lè dẹ́sẹ̀ kò lè ṣe anything débi pé tó kú bá kú ní ilé kan ẹlùmí ó fẹ́ lè mọ́ sùn ilé fún dídí ọ̀sẹ̀ kàbóṣù kan ẹ̀dẹ́kùn ṣe wá àwùjọ tó ti kó àkídà burúkú òkú síwá lẹ́mí táyẹ ti dẹni tí ń bẹ̀rù òkú kí ìlú nínú fíìmù nígbò àwọn àfáà tó ń dẹ́rù rẹ̀ èyí tó ẹka mọ́ bá ṣe gba belief táwọn yẹn ti ní lọ́kàn nípa òkú òkú òkú òkú lémi wọ́n ti ró òkú yẹn òkú yẹn ò tí ìsinmi ọmọ òkú yẹn kún kékeré ni kò tí ìsinmi wọ́n rìn káàkiri àbíká gba ẹ̀san lọ́dọ̀ àwọn tí wọ́n pa kókù ẹ̀ tó lè ríbi sinmi òkú ẹ̀ débòdè ó débòdè wọn ò sí gẹ́ẹ̀tì fún wọn ò ṣe kíní fún àtàwọn ẹ̀dẹ́rẹ̀dẹ́n lè táwọn èèyàn bá káàkiri ẹ dákun mú fọ́lọ̀bà bẹ̀yìn ṣe wá òjò ọ̀yẹ́ ló ẹkí ẹ̀sí wá mọ́ anẹ́gbà muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní pé allahumma la taj'al qabri wathanan yu'bad ọlọ́bàdákun má ṣe sàárè mi ní ó sàtàmù yóò máa sí ọlọ́dákun má ṣe sàárè mi má ṣe ní ó sà ọlọ́dẹ̀ fi saudi arabia ọlọ́n fi gbàdúrà anẹ́bì sallallahu alaihi wasallam so báwọn wá ní ẹni tó tọ́mọ́ dúrẹ̀ jù ní pé púpọ̀ náà àwọn tó máa ń sọ pé ẹjá sin sílé ẹjá sin kí níkà kìnìkà yìí o ní pé àwọn èyí ti máa ń ní bìlífù tó léwu ń pa àwọn kẹ́tọ́ kò láyé gan àwọn èyí ti máa ń ní àwọn bìlífù tó léwu àṣẹ́wù lágbájá ló lè ṣe ẹwú ẹni yíwá kútán plus àwọn bìlífù táwọn ti ní pẹ̀lú òkú láwùjọ wọ rẹ̀ dì sí agbára kí ẹ̀ṣẹ́ nínú àbúrú mi tó tún wà fún ìmá sin àwọn òkú sílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o ní pé yattakhidunaha an-nasu 'idan àwọn èèyàn ó sọ bẹ̀dí eid ibi tó máa pààrọ̀ tó máa pààrà ayé eidul makan anábìdẹ̀ sọ sallallahu alaihi wasallam pé la tattakhidul qubur 'idan la tattakhidul qubur 'idan ẹ má sọ sàárè ibi tẹ́ máa pààrà pààrà fáwọn èèyàn ní kíní àti máa pààrà rẹ̀ àbí wà ní olé àbí bẹ́ẹ̀ lọ kò dẹ̀ tọ́ kásọ sàárè dìbí táàmà ṣe kí ní o táàmà para nínú rẹ̀ ní pé àwọn èèyàn mú ní yóò padà di òsá ńlá kan tó ní agbára táwọn èèyàn máa sin ní àjò lọ́bẹ̀ ni láwọn ìlú ẹ̀yìn báyìí àwọn èèyàn máa ń tíráàbù lọ́bẹ̀ lọ́dọọdún ó ti ẹ̀tọ́ àwọn àsìkò mọ́lúdì wàláì ó ní sàárè àfà àtàwọn máa lọ́bẹ̀ àwọn

ẹ gbọ́dọ̀ jígbájẹ̀ rúpẹ́ ń lọ bìkan fún ìjọsìn àyàfi bí mọ́sálásí mẹ́ta ṣe sàárẹ̀ ẹwà ń bẹ̀ ní nínú àbúrú tí yóò mọ̀ dálẹ́lẹ́ nínú àwọn nǹkan míì tó tún mọ́ ń jẹ́ àwọn mafásìdì kí sàárẹ̀ wà núlé wọn ni wípé àbíkò wà ní mọ́sálásí pàkàtùlù àwọn ilé ó ní sí pẹ̀lú tó bá wà núlé ó ní pé sàárẹ̀ yẹn padà mọ́ ń di nǹkan ṣeré fáwọn débi pé etí sàárẹ̀ ohun ibẹ̀ làwọn ìyàwó ilé ó ti jòkó tọ́tù máa ewédú etí orí sàárẹ̀ yẹn làwọn mọ́ ti máa sáré náà lera wọn kódà àgbẹ̀ iyẹ̀pẹ̀bẹ̀ wọ́n ti máa fi ṣe wọ́n ti ma fi ṣe ilé adúdú kò dẹ̀ tọ́ bẹ̀ kíyàn ṣe bẹ́ ó yẹ kíyàn gbé musulmi ẹni tó ní àpọ́nlé ní hayyan wa mayitan àpọ́nlé ń bẹ musulmi ó wà láyé ní o abókútán bó lásì anẹ́bìdẹ̀ la tajlisu ala al-qubur wa la tusallu ilayha ẹ gbọ́dọ̀ jókòó sórí sàárè ẹ gbọ́dọ̀ so eléyìí náà ń kọ́ àtàwọn àlàyé tí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìmá jọ́sìn fún nǹkan mìí dẹ́yìn Allah subhanahu wa ta'ala yálà òkúta ni yálà igi ni yálà sàárè ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ńkọ́wò ìṣẹ́bẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ni ẹn tó bá wá nífẹ́ àwọn èèyàn gbogbo ọ̀nà tí àwọn yóò fi ní wọ́n Ọlọ́run látara rẹ̀ orí ẹkùn mọ̀sá kò tó kú kò tó kù tẹ̀tẹ̀ sọ àsọtẹ́lẹ̀ ẹmọ́ sinmi sínú ilé ẹ̀sinmi sí ìtẹ́ ìkan nínú àwọn olùpẹ̀pẹ̀ lọ sínú jahannam láwùjọ wa ó ní ẹ̀lọ́pọ̀ kú sófò ní ṣé wọ́n fi òkú àwọn sọ̀hábà sòfò ẹwọ́n kó kú lọ́tẹ́ òkú tí ó bá ti wúlò mọ́ náà kó lọ́tẹ́ wọn lọ fi wọ́n ṣòfò ń bẹ̀ ni Allahu Akbar Allahu Akbar ọ̀rọ̀ ilé ìjáde lẹ́nu ẹni tó pẹ́ rẹ̀ láfà táwọn yóò sì gbọ́wà sí rẹ̀ tí wọ́n sì pé wọ́n ti sọ̀rọ̀ wọn ò fi òkú Usman ṣòfò wọn ò dẹ̀ fi òkú Ali ṣòfò wọn ò fi òkú àwọn mubashiruna níbi ìmọ́ṣẹ́bọ̀ pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni kájẹ̀ tó wá sọ wípé kámẹ́ṣẹ̀ lásán wípé tó ń kálùkù abẹ́ sí mímọ̀ sí òkú sílé yóò tún díwa lọ́wọ́ ìmọ̀ ríbi ṣe dùwà fáwọn òkú àti ìmọ́ṣẹ́ kí ni ìmọ̀ gbalada látara ìmọ̀ṣẹ́ ziyaratul alkubur once in a while ẹlọ́bẹ̀ fa innaha tudhakirukum bil akhirah

àbí Allah subhanahu wa ta'ala kó sọ wákún níbi àwọn ẹbọ yìí Allahumma rudda al-muslimina ila dinihim raddan jamilan Allahumma rudda al-muslimina ila dinihim raddan jamilan Allahumma Allahumma hdina ila dinik Allahumma thabbitna ala al-haqq اللهم ثبتنا على الحق اللهم ثبتنا على الحق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسبحانك اللهم وبحمدك شهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك